Today's school on Sunday. Ilé ẹ̀kọ́ ti Sunday It's something you have to listen to me very carefully. Ó di ohun tí ẹ láti tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́. So that you can understand what we are putting across. Kí òye ohun tí a fi ń so ní létí kó bá lè yé yín. The problem of environmental prison. Ìṣòro ọgbà ẹ̀wọ̀n agbègbè the problem is the ìṣòro of environmental prison. ọkọ̀ ẹ̀wọ̀n agbègbè. please listen very carefully. ẹ jọ ẹsẹ tí kẹlẹ jẹ. listen very very carefully. ẹ farabalẹ̀ ẹ gbọ́ mi. the problem of environmental prison. ìṣòro ọgbà ẹ̀wọ̀n agbègbè. a brother who was an intercessor. Arákùnrin kan tó sí ọ̀kan nínú àwọn olùsìnkú. Is very good prayer warrior. Àṣẹ àdúrà jagun tó dára ni. Went to particular office. Ó lọ sínú ọ́fíìsì kan. He sat down at the reception. Ó jókòó níbi tí wọ́n gba àlejò sí. There on the central table. Níbẹ̀ nínú tábìlì tó wà ní àárín yàrá yìí. Three flowers. vases. Àwọn ike tí wọ́n fi òdòdó sí wà ń bẹ̀. Beautiful plants and flowers. Àwọn òdòdó tó rẹwà ló wà ń bẹ̀. Wíwọ̀n kan dẹ̀ ló wọ́n sùn àdìrẹ̀ kankan. Òun nìkan kọ́ ló jókòó síbi tí wọ́n gbà lẹ́sìn. But they sat there waiting for his son to be called in to see the boss. Ó jókòó síbẹ̀ tí wọ́n pè é nígbà tó bá kàn án láti orí ọ̀gá ilé iṣẹ́. All of a sudden, it goes off. Lójijì ló bá tòkè lọ. And that short time it goes off. Nínú àkókò kúkúrú tó fi tògbé yìí. It's found that two flowers fall. Lọ́wọ́ àbí pé àwọn ìkòkò tí òṣèlú wà nù rẹ̀ wọ̀nyí. they were video camera. wọ́n jẹ́ ẹ̀rọ tó ń gba bí ìmọ̀ ti ń ṣe sílẹ̀. He wondered what happened here. Ó wà ìyàlẹ́nu kí ló tó ń ṣẹlẹ̀ níbẹ̀. It goes up again. Oorun tún gbé e lọ lẹ́ẹ̀kejì. Once again. Lẹ́ẹ̀kan sí. He found that there was a video camera in front of him. Ó tún lè fi ẹ̀rọ tó ń gba ìsí ọ̀run ìgbìyànjú rẹ̀ wà níwájú rẹ̀. When he became awake again. Nígbà tó tún ṣáájú is spiritual antenna started to walk. Ní apá bá sí ẹ̀mí rẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́. He walk to the ground. Ló bá lọ fún mọ ibi tí àwọn ìkòkò yìí wà. He touch it. Ó fọwọ́ kàn án. And cut it. Ó sì ṣéèkì fún He did the same thing to the other two flowers. Ó ṣe nǹkan méjì kan náà sí àwọn òdòdó méjì kan. Ó fọwọ́ kàn wọ́n. And cut them. Ó sì fi wọ́n rí. By the next day when he came to that office. Tó di ọjọ́ kejì tó tún padà sí ilé iṣẹ́ yìí. The flowers have all dried up and they, are, they were dead. Gbogbo àwọn òṣèlú ni wọ́n ti rẹ̀ dànù tí wọ́n ti di òkú. What is the implication? Kí ni ràbọ̀ràbà fi fún mi lẹ́yìn? Those flowers were monitoring devices. Àwọn òdòdó wọ̀nyí wọ́n jẹ́ ohun èlò tí wọ́n fi ń sọ fífún àwọn ènìyàn. A witchcraft CCTV network. Ẹ̀rọ tó ń ya àwòrán lè tó àti àṣẹ In the village, ní abúlé, the mother of the boy ìyá ọ̀gá ilé iṣẹ́. got to know what had happened. òun ló wá mọ̀ ohun tó ti ṣẹlẹ̀ yìí. but she was the one that brought the flowers. nítorí pé òun ló fi òdòdó wá. and she came there screaming with anger. ó ti débẹ̀ òun rú pẹ̀lú ìbínú. who killed this flower? sáré tó pa àwọn òdòdó wọn. who killed this flower? sáré tó pa àwọn òdòdó wọn. beloved the world is very deep. Olùfẹ́ ayé yìí àlékún jinlẹ̀ ni. Ọdún tí a náà kẹ́kù. Mọ̀tẹ́ ò bá kí n jẹ́ look at everything on the surface. Ẹ̀kọ́ gbogbo nǹkan lórí ìsinmi. Wọ́n ilé deep and mysterious war. Ilé ayé tó jinlẹ̀ tó fi sí àtúntò lè àwọn. And that's why I keep saying that if you want to survive in a mysterious world, you must become mysterious yourself. Nítorí màmú yẹn sọ pé tó bá fẹ́ yé nínú ayé tó ti ayé àtúntò yìí. That's why I keep telling people. Òdìmọ̀ mo You need a mysterious approach. Òun láti lo ọ̀nà àdìsú. To survive in a mysterious world. Láti yè nínú ayé àdìsú. Give the mother of the Muslim they're very angry. Ìyá ọ̀gá ilé iṣẹ́ bá débẹ̀. Who killed the fire? Ta ló pa òdòdó? Who killed the fire? Ayẹyẹ tó pa òdòdó wọ̀nyí. She promptly replaced them lójú ẹsẹ̀ ń bẹ̀ ló bá pààrọ̀ rẹ̀. The intercessor came back again about a week. Ní bí ọ̀sẹ̀ kan sígbà yìí, a lu ìsìnkẹ̀ inú ọ̀sẹ̀. And saw fresh flower. Ó ti wọ́n ti gbé òdòdó tuntun síbẹ̀. This time he didn't bother to even know whether there is video or no video. Lákòókò yìí kò sí ẹ̀mọ̀ bóyá ẹ̀rọ tó ń lo àwòrán wà ní tàbí kò sí. He promptly went to them and cast them one by one again. Lójú ẹsẹ̀ ló tọ̀ àwọn òdòdó yìí lọ lóṣù tí And the flowers all died again. Lójú ẹsẹ̀ ni àwọn òdòdó yìí lọ bá tún rẹ̀ ní kúkúrú. The boss got to know the person responsible. Ọ̀gá And banned him never to come to his office again. They look like flowers. Wọ́n dàbí òdòdó ni. But they were spiritual eyes. I feel sorry for this woman. Who buy materials? Ó have something like shining globe on top of the cap, on top of the dress. We call them water, but you say they are ornaments. Ó ní nǹkan kan bí ojú tó máa ń sàn lórí àwọn bèlè tàbí ìwé tí wọ́n bá rà. Ẹ̀yìn pẹ̀lú ohun ọ̀ṣọ́. They are water. They're recording you. I'm sending information about you to this spiritual. Those flowers are not flowers. They were CCTV camera, print hour. Remotely monitored by a woman who was thousands of miles away in the village tí ọ̀gbẹ̀rún kan tó wà ní ẹgbẹ̀gbẹ̀rún kìlómítà sí ìpínlẹ̀ abúlé tó ń sọ kùtì rẹ̀ ló fi fi àkókò. That is the environment in which we find ourselves. Irú àgbègbè tí a bá ẹ̀ra And that will drive me into one prayer now. Ilé Any crystal ball. Any spiritual eye. Any evil monitor. Gbogbo aṣọ tuntun ti ẹ̀mí. Nàbàdìlà. Find against you. Wọ́n ti fire this morning. It's a catch fire. It's a catch fire. It's a catch In the name of Jesus. That's one example. A mother brought a daughter ó mú ọmọ rẹ̀ obìnrin ten year old girl ọmọdébìnrin ọmọdún mẹ́wàá. to minister for prayer. lọ sí ọ̀dọ̀ ìrántí ọlọ́run kan fún àdúrà. and to complain that the lady seeks to strange people at night and put her legs on the wall. Ó ti kọ́ ní pé ọmọdébìnrin máa ń bọ̀ àwọn ènìyàn àjèjì sọ̀rọ̀ ní òru àti máa fi ẹsẹ̀ rẹ̀ lé ara rẹ̀. And that she surprised her beginning of the week. Wọ́n ti fura sí ọmọ náà pé ọ̀jẹ́ ni. So the pastor was counseling somebody. Ní bàbá olùkọ́ àgùntàn ó ń pa ènìyàn kan níyànjú. So he asked the junior pastor who was there for training. Ó bá sọ fún olùkọ́ àgùntàn tó ṣe ń kọ́ṣẹ́. Pray for that girl. Gbàdúrà fún ọmọdébìnrin. As this trainee pastor laid hands on the girl bí olùṣọ́ àgùntàn tó wà lábẹ́ ìkọ́sẹ̀ ti ń gbàdúrà sí ọwọ́ ní obì ọmọdékùnrin yìí. He fell down and began to convulse. Ló bá ṣubú sílẹ̀ yìí bá ṣe. So the pastor had the person he was talking to. Olùṣọ́ àgùntàn láti ṣe ẹni tó ń bá sọ̀rọ̀ sílẹ̀ ran to his pastor and laid hands on him and began to pray. Ọba lọ, ó dá wọn lè bẹ̀rẹ̀ fún un. The pastor was okay. Ara olùṣọ́ He now praying with the little guy. So when the young pastor got himself. When he recovered. The pastor asked him, so what happened? Olùṣọ́ àgùntàn kí ló dé? He said, Daddy, Baba, as I put out my hand on her, bí must ṣe gbé ọwọ́ mi lé e, four men. Àwọn ọkùnrin mẹ́rin walk into sick. Ni wọ́n wọlé tòun ṣe ń and began to sick me. Wọ́n ti bẹ̀rẹ̀ sí lù mí. Ṣé ṣe á? Ṣé á? Kú ẹ̀mí. Àmì ọ̀pọ̀ wọn tó take food away from our table. Mo fẹ́ gbọ́ oúnjẹ kúrò lẹ́nu wa. What the female pastor saw. Ohun tí ọ̀gá olùsí àgùntàn rí. Was somebody collapsing to the ground and convulsing. Ó jẹ́ ẹni yẹ kó ṣubú sílẹ̀. What he did not see. Ohun tí kò rí. Was the stranger that are suddenly joining them in that physical sin. Only ni àwọn àrùn àjèjì tó kàn darapọ̀ mọ́ wọn nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. There is then even without the service now. Àwọn ikọ̀ wà wọ́n wà pẹ̀lú agbọ̀nba tí ó sì sílẹ̀. Who you cannot see with your ordinary eye, Èyí tí ẹ̀ ò lè fi ojú ara rẹ̀ rí. Who do not need to pass through our door to enter this place. Ó yẹ pé wọn ò ní láti gba àwọn ènìyàn wa kọjá kó tó lè wọ̀ yìí. The world is like that. Ilé ayé ṣe rí ni It's a mixture of spirit and physical moving together. Àdàlú ohun ẹ̀mí àti ara ni wọ́n rìn. And when the spiritual decides to manifest in the physical. Nígbà tí ohun ti ẹ̀mí bá wá tún láti farahàn nípa ti ara. At local party. Ní ibi àwọn àríyá. And you know the ones putting money on the forehead. Tó wá yẹ pé ìwọ ló wá mú owó tó wá lẹ̀ mọ́ wọn níwájú rẹ̀. God have mercy on your money. Kí Ọlọ́run kó ṣàánú fún owó rẹ̀ rí. God have money on that hand you are using to touch the forehead. Ó ṣàánú fún àtọwọ́ àtọwọ́ tó lò láti ti tẹ̀wá bí. I didn't know where the forehead is coming from. Nítorí pé òun ọdún tí wọ́n á torí ìtìsẹ̀ wá. We have to be very very careful. Ó yẹ ká kí ìfara. What does that happen? Yóò see, Òun tí olùsọ́ àgùntàn yóò rí. People who wait spiritual stranger. Òun ni àwọn àlejò tí pàṣẹ ẹ̀mí who came into that garden. Wọ́n wọ inú ìkórajọpọ̀ wá. And they did not know. Wọn ò sì wá mọ̀. This is why it's very dangerous ìdí rẹ̀ ló jẹ́ kó léwu for believers to be roaming around that banks you are going to this party you are going to that party you are dancing with this dancing with that may God have mercy on you. bí àwọn onígbà kan máa lọ síbi àríyá lálẹ́ lọ́kàn tó rú òun lọ síbi àríyá òun lọ sí yẹn sí ọlọ́run kó sàánú fún ọ. this one is celebrating you are there that one is celebrating you are there that one is celebrating you are eléyìí ṣàjọyọ̀ wà ń bẹ̀ ìyẹn ṣàjọyọ̀ you ń bẹ̀ tòun ṣàjọyọ̀ wọ́n náà wà you really cannot tell who that man is that you saw that party. nítòótọ́ ò lè sọ ẹni tí ọkùnrin náà jẹ́ tó bá pàdé níbi àríyá. they may be traders of the life. wọ́n lè I àwọn tó ń not lọ́kàn tó. and there are plenty of them amongst us. What wọ́n they are àárín wa. there are realms. àwọn aṣèṣe wà. the mortal eyes do not penetrate. tí ojú ti ara kò lè wo àárín wọn lẹ́nu tó bá tẹ̀lé. Ẹ̀jẹ̀ tó wù ilé ilé ẹ̀kọ́. Dàrẹ́n. Àwọn agbègbè kan wà ní àwọn mọ́ta kan. Ó jẹ́ pé ojú ti ara wa yìí. I have not connected. Kò lè ṣe. Kò lè rí It does not mean it do not exist. Eléyìí wà dákẹ́ wọn ò sí. Reality is not limited to the visible. Ohun tí ó wà ní tòótọ́ kò ní ṣe pẹ̀lú ìkọta lè rí. Báyìí kò tí kàrí very well they can see that exist. Àwọn mẹ́rin tòótọ́ lè rí gangan ló wà. Reality is not limited to the visible. Ohun tó wà kò ní ṣe pẹ̀lú ìkọta lè rí. For example, ah, eh. many many years ago, lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Before it was when they discovered telescope nígbà tí wọ́n bá ní ẹ̀rọ tí wọ́n fi ń wo àwọn ìràwọ̀ ní àdúgbò ọ̀gá many realize ni àwọn ènìyàn wá mọ̀ that there were other planets apart from earth. ṣé àwọn agbègbè ayé mìíràn wà yàtọ̀ sí ayé ta wà nínú rẹ̀. fact that they didn't know they were there they didn't know they were not there. pé wo mọ̀ pé àwọn ayé mìíràn wà lóde ayé yìí kò túmọ̀ sí pé wọn ò túmọ̀ sí ilẹ̀ kọ́tẹ́lì kò. nígbà tí wọ́n ní ọ̀rọ̀ tó wu ọ̀nà sí ìwọ̀n yìí. wọ́n ní planet. ni wọ́n sọ pé agbègbè mìíràn ayé mìíràn wà. ọ̀sẹ̀ náà fẹ́ jupiter that is mars. ẹni wọ́n sọ wà Buddha wà, Máàsì wà, ó kọ̀ wọ́n náà ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. Always been there. Bẹ́ẹ̀ wọ́n ti wà ṣáájú àkókò. So it will be foolish for someone to say, that I am not parents." Orí náà wo pè ní lábúrò fún mi kéèyàn kan sọ pé a ah, kò sí abúlé mi nìkan ní you could not see. Nítorí pé ìwọ bí ẹnìkan ò lè rí wọn. I my first degree was in microbiology. Èyí ẹ̀rí kìíní tí mo gbà nínú ẹ̀kọ́ microbiology ni. Those tiny microbes àwọn nǹkan pínpínkínní pínpínní wọn. that has now become a subject for microbiology. ó wá di ohun tí àwọn tó kẹ́kọ̀ọ́ microbiology wá ń kẹ́kọ̀ọ́ lé lórí. they been there before killing people causing all kinds of things. wọ́n ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ń kọ̀ àwọn èèyàn wọ́n ti ń toríṣiríṣi máa sì bù. fermenting material killing this killing that. àwọn nǹkan tó ń fa ẹ̀jẹ̀ tó ń toríṣiríṣi tó ń pẹ́lẹ̀ tó ń kọ̀ àwọn. they were there long before lọ́pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n ti wà. people discovered microscope. nígbà tó yá àwọn ọ̀rọ̀ ní ẹ̀rọ tó ń wò nǹkan. or magnifying glass. àti àwọn ẹ̀rọ àwọn jíjí tó ń tó máa tó ń jẹ́ kó tóbi yìí. begin to see them. wọ́n bẹ̀rẹ̀ sí rí wọn. if you go to any gutter water. ẹ bá lọ síbi kòtò ìgbanilòdéré kọ̀ọ̀kan. gutter water. àwọn omi kòtò ìgbanilòdéré. just a drop of dirty water. ẹ wá mú omi kékeré kan on top. Ṣé o bí kí n fi kan ayé put it on the microscope? Ṣé wá sí ilé ẹ̀rọ tó ń wò nǹkan tí wọ́n ti you will see? Òun náà tẹ ó rí òṣìṣẹ́ yìí. Á tàn lẹ́rù. Ṣẹ́kì kan. Kókóró kóró mi kan. Ṣẹ́kì wọ́tà. Leave dirty water alone. Ẹ̀sẹ̀ á sọ mi ìdọ̀tí sílẹ̀ yìí go to the lagoon. Ẹ wá lọ sí ibi ọ̀sán. Just a drop of water. Put it on that microscope. Ẹ̀wá fi Magnify things. Àwọn jẹ́ What you will see will scare you. You will see some organism they will look at corner. Ẹ ó You see some they will look at two apples joined together. Àwọn mìíràn You see some breathing through their tail. Àwọn mìíràn ìrù wọn You see some running about in circles ọwọ́ mìíràn wọ́n máa sáré nínú òbí. in that time too. Àwọn ọ̀kọ́ kíkì tí wọ́n yí. The fact that you could not see them. Pé ẹ̀ lè rí wọn. Does not mean they were not there. Òtúmọ̀ sí pé kò sí níbẹ̀. Jacob. Jacob fled from Laban. Ó sá kúrò lọ́dọ̀ Lábánì. Jacob. Jacob also fled from his brother Esau. Bákan ló sá kúrò lọ́dọ̀ arákùnrin Esau. On his quest bí ó ti ń sá to meet his uncle labour. láti bá àbúrò bàbá ìyá rẹ̀ pàdé. jacob bàbá máa through a place in the night. ó gba ibi kan kọjá ní ọ̀kánjọ́ a lonely spot at night. ibi tó jẹ́ pé ọ̀gá nìkan wà ní ọ̀kánjọ́ he laid his head on a pillow of coal. ló bá sí orí rẹ̀ lórí ìrọ̀rí òkúta what is there at the back of the house. Bí ohun tó wà ní ẹ̀yìn níbi àpẹẹrẹ yìí. He laid his head on that pillow. Ó fi orí rẹ̀ lórí ọ̀rọ̀ orí òkúta yìí. And slept off. Ó sì sùn lọ. Bẹ́ẹ̀ nígbà yìí, èrè ara rẹ̀ ni ó wá mọ̀ àti wíyá ìwọ̀ that particular place. Pé ibi tó wù wà ló ti ibi tó wà gangan ni. Actually a station. Ó jẹ́ ibì kan. A station. Ó dàbí ibùdó of where were coming up and down. Ibùdó tí àwọn ángẹ́lì tí ń gòkè wọ́n ti ń sọ̀kalẹ̀. Up and down. Wọ́n gòkè wọ́n sọ̀kalẹ̀. Up and down. Wọ́n gòkè wọ́n sọ̀kalẹ̀. He realized bẹ́ẹ̀ ló ti wá mọ̀. Although he couldn't see them clearly. Ó tilẹ̀ tó wò lè fi ojú fi ara rí wọn. It was they were there. Wọ́n ń bẹ níbẹ̀. A million six shopping up and down. Ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn wọ̀nyí tí wọ́n lọ sókè tí wọ́n ti lọ sílẹ̀? soundless to the natural air. Èyí tó jẹ́ pé etí wa bí ìṣènìyàn kò lè dá òru ẹsẹ̀ wọn. Wọ́n ti slow down pẹ̀tẹ̀. Eléyìí wà á pè ní In Genesis chapter twenty eight. Nínú ìwé Genesis orí kejì dín ní ọgbọ̀n. Wà twelve. Ẹsẹ̀ kejìlá. Genesis twenty eight twelve. Ìwé Genesis orí kejì dín ní ọgbọ̀n. As I finish reading very carefully this morning. Ìdí rẹ̀ lépe lórí ká tẹ́sí pẹ̀lẹ̀ jẹ́ pọ́ mi bí òun rò mí. Genesis twenty eight Genesis orí kejì. And he dreamed. And behold, a leather set upon the earth. And the top of it leads to heaven. And behold, the angels of God ascending and descending on it. And behold, the Lord stood above it. And said, I'm the Lord God of Abraham, thy father, and the God of Isaac. Listen to this very word. The land. Ilẹ̀. The land. Ilẹ̀. That particular land. Ilẹ̀ yìí ní pàtó. Whereon thou lies. Tí you tùbúlẹ̀ lé. Èyí will I give it to thy soul. Wọlé ní oṣù fún àti tí irú ọmọ rẹ. Àpòkè máa pòkè. Ó sì bá sọ ọ̀pọ̀lọpọ̀ sí ìwà sixteen. Sẹ́kẹ̀rì dín ní. And Jacob awake. Jacob sì sí sleep? sí. Ní ojú oorun rẹ̀. And said, what do you pé, Well, Olúwa. The Lord is in this place. Ń bẹ níhìn yìí nítòótọ́. I knew it not. Èmi kò sì mọ̀. In that desert land. Ní ilẹ̀ Abidjan yìí. Nothing in that lonely place gave expression to the extraterrestrial population that was there. Kò sí ìkọ̀kan nínú ìran tó ní ṣe pẹ̀lú àwọn èèyàn nípa ti ara tàbí nípa ti ẹ̀mí. There were no strange gods flying around. Kò sí àwọn ẹyẹ àjèjì tó wà ní àyíká. There is no strange shadow there. Kò sí òjìjí àjèjì kankan ní àyíká. There is no strange cloud in the place. Kò sí àwọn sọ́mà àjèjì kankan ní ibẹ̀. But long before Jacob got there. Ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ ìgbà sẹ́yìn sí Jacob tó ṣe ibẹ̀. Because Jacob could see that dream. Kò tó ti pé Jacob lè rí nǹkan lójú àlá yìí. They were already there. Wọ́n ti wà níbẹ̀ ṣáájú. They were already there. Wọ́n wà níbẹ̀. Many travelers have passed through that place. Ọ̀pọ̀lọpọ̀ àwọn arìnrìn-àjò wọ́n lè gba ẹbí tàbí. But they never saw what Jacob saw. Ṣùgbọ́n wọn ò rí nǹkan tí Jacob rí. Many people have been there. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti wà ní But they didn't know they were passing through a place of intergalactic transfer of angels. Ṣùgbọ́n wọn ò mọ̀ pé wọ́n ń pààrọ̀ ibi tí àwọn afẹ́ ti gòkè wọ́n ti láti pààrọ̀ ìròyìn This is now the point kókó ọ̀rọ̀ náà lé léyìí. the point i'm trying to make is this. kókó ọ̀sán kìlá kò ti tó nílé sí mi. we should lis ten to me very carefully. ó yẹ kẹ farabalẹ̀ kẹ sì gbọ́ mi dáadáa. who Jacob encounter with angels of God was true. tó bá yẹ pé lóòtítọ́ ni ìbápàdé àti ìrírí Jacob pẹ̀lú àwọn áńgẹ́lì ọlọ́run. it will not be less true. kò lè wá ṣe àìṣòótọ́. about extra, extraterrestrial beings also of the opposite kind in the particular location. Ṣé àwọn agbára tí ojú ọ̀run ti ìdàkejì náà lè wà ní ìfò? That is, there could be other locations like that that instead of angels of God going up and down is angels of Satan, principalities, powers, wicked demons just moving up and down in that particular location and the person may not even know that where you are is a location of the enemy. Ìyẹn ti ṣe ní ìdàkejì kan pàápàá àwọn ipá àti agbára òkùnkùn àwọn ìjòyè àwọn ọlọ́lá àwọn apára púpọ̀ ojú ọ̀run àwọn kan lè wà ní ojú kan nípa ti ẹ̀mí nínú ìwọ gan ò nígbà tí wọ́n wà ní yìí. so there are angels of satan too on plenty of heavenly locations. nítorí náà àwọn akẹ́kẹ́ sákẹ́yìn náà wà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ibùdó àti lórí ilẹ̀ ayé. báyìí sẹ́ni wáyé certain good things are not possible in complete. ibi rẹ̀ ti yẹ pé àwọn ọkọ rẹ̀ mìíràn wọn ò lè one of such locations was in the Bible. Revelation chapter two verse thirteen. nínú ìwé ìfihàn orí ìkejì ẹsẹ̀ kẹtàlá. Revolution two thirteen. Ìwé ìfihàn orí ìkejì ẹsẹ̀ kẹtàlá. The first first location in scripture. Irú agbègbè báyìí wà bẹ́ẹ̀ ní ní ìwé. Revolution two thirteen. Ìwé ìfihàn oríṣiríṣi ẹsẹ̀ kẹtàlá. I know thy work. Èmi mọ iṣẹ́ rẹ. And where thou goest. Àti ibi tí ìwọ ń gbé. Even. Àní. Where Satan sits. Ibi tí ìṣẹ́ Sátánì wà where Satan sits. Hmm. I know where thou dwelt. Èmi mọ ibi tí ìwọ ń gbé. Even where Satan is, Revelation two thirteen. Ibi tí ìfẹ́ Sátánì wà, wọ́n ìfihàn oríkejì ẹsẹ̀ kẹtàlá. This is very revealing and very strange. Eléyìí ohun tó ń tó jẹ́ ohun àjèjì ni. What? Sinla an embassy of Satan on earth. Ṣé ilé ojú ojúṣe ti Sátánì lórí ìlú ayé? The seat of government becoming a spirit kingdom. Ìtẹ́ ti ìjọba ó wá di ìtẹ́ ìjọba sí òṣìṣẹ́. Ọ́fíìsì. Pẹ̀lú ojú ilé ìfẹ́. Ambassadors. Àwọn aṣojú orílẹ̀-èdè. Secretary. Àwọn akọ̀wé. Security affairs. Àwọn tó ní àsopọ̀ nípa tí ọ̀rọ̀. From the other world. Láti inú ayé kejì. In an ethnic space. Nínú agbègbè ti ayé yìí. It is a hundred percent possibility. Pátápátá o sì ń sìn. Satan headquarters. Bẹ́ẹ̀ òun náà ló ní olú ilé nobody will know. Sátánì kẹ̀sí yóò mọ̀. Paul after the first splendid nice place is headquarters of Satan. Tàní ó wàá òjò pé ibi tó ní ọ̀la ńlá ibi tó rẹwà á ti olú ilé iṣẹ́ Sátánì. The many books that are there and the many beautiful things. Don't thou say that it is a very beautiful place? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé tó wà níbẹ̀ àwọn nǹkan tó ga tó wà níbẹ̀ ó lè jẹ́ ká ọ̀rọ̀ pé bẹ̀. All the temples that are there, the royalty that are there. Gbogbo tẹ́ǹtì tó wà níbẹ̀, àwọn ìpìlẹ̀ tó wà níbẹ̀. They did not know where they were. Wọ́n mọ ibi tí àwọn wà. Until Apostle John received information from the Lord that this is a chief of Satan. Títí di ìgbà tí àpòsílì Jòhánù ti wá gba èrè láti ọ̀dọ́ pé ìtẹ́ sátani yìí lè yí. Beloved, olùfẹ́. There are hundred houses. Àwọn ilé kan jọjẹ rẹ̀ wà. There are haunted cities. Àwọn ìlú tí wọ́n jọjẹ rẹ̀ wà. The great apostle Babalọ́lá got so many houses from people who built houses but could not live there because there were spirits telling them to get out. lọ́wọ́ òun ènìyàn. Ìyẹ́pọ̀ wọn tó ní ilé gan wọn lè ṣe inú ilé yìí. Bí ẹ̀mí ń tẹ̀sán lọ́wọ́ pé jáde kúrò nínú ilé yìí they'll be hearing satan wọn máa gbọ́ àwọn ìró àjèjì they'll be hearing movement on the roof wọn máa gbọ́ pé họ́ọ̀rìn lórí òrùlé there have been cases the great apostle but somebody said I don't I can't live there you can buy it you got the house from the person. àkókò kan wà sí àpọ́sílì ńlá ètò ra ilé kan olóyè sọ pé òun ò fẹ́ gbẹ́dẹ̀ kò lè rà. so ní sọ́mà fi kí price. ó ta fún wọn ní owó. the apostle got it. àpọ́sílì wọlé. nine ariwo ariwo ilé náà ní gbogbo òrùlé ní gbogbo inú ilé. he just smelly looked up. ó kọ̀ wo kéè. and said wọ́n sì wí pé it is written. àti kọ́ wípé the stranger. àyà tàbí àpè. yóò pa àwọn àlejò. who out of their clothes this. wọ́n sì fi bẹ̀rù. the ceiling cracked open. bẹ́ẹ̀ ni òrùlé yìí bá ń pọ́ ó là. Happened, just like rain. Àwọn ejò wọ́n ti pọ̀ ká ń bẹ̀sẹ̀ bí ojú. And they were dropping, they were dying. Bí wọ́n ti ń bẹ̀rẹ̀ tó ń dé ilẹ̀ ló ń kú. I'm praying for somebody. Bàbá ọ̀fẹ́ nìkan. Any environmental witchcraft. Pé àti agbègbè sí àti agbègbè. That has affected your business. Ó ti nípa lórí òwò rẹ̀. Affected your destiny. Ó nípa lórí àyànmọ́ rẹ̀. Affected your progress. Ó nípa lórí ìtẹ̀síwájú. They must be no service money in the name of Jesus. Èsàbù fún ọ̀dẹ̀ máa. Àmì ìlọ́kùnrin ṣe. now has come to you with hard, uncomfortable facts. Yéésù ni ó kàn ní wá pẹ̀lú àwọn òkúdù ọ̀rọ̀ tó le tí ò sì múnú ọkàn yìí balẹ̀. Is it possible? That there are other residents. Ṣé àwọn mìíràn wà? In that of fine neighborhood. Tí wọ́n ń pé ní agbègbè rẹ tó rẹwà nù. You call it Banana Island. Wọ́n pè ní erékùsù banana. They call it Ecuador. Ṣùgbọ́n wọ́n pè ní olú ilé ìsí àwọn. You call it ìwàyà. Wọ́n pè ní ìwàyà. They call it holy. Ṣùgbọ́n wọ́n pè ní òkòtò wọn. You call it one name. Wọ́n pè ní orúkọ kan. Ṣé ẹ̀jẹ̀ kọ́lé another name? Wọ́n bẹ́ẹ̀ ní orúkọ mìíràn náà pè é. Is it possible? Yóò ṣeé ṣe that there are resident in that neighborhood. Pé àwọn olùgbé kan wà ní agbègbè yẹn. Whose location are not marked by the traditional road sign. Ó jẹ́ pé àwọn àmì ìdánimọ̀ ti òpópọ̀nà sí ara fún ọ̀lẹ̀ mọ́. Whose address you cannot find by Google map. Ó jẹ́ pé àwọn ojúlé wọ̀nyí ìrànlọ́ra tó ń yà ọ̀nà kò lè rí ọba the GPRS locator. Google map tàbí GPR tó máa ń wá ọ̀nà kò lè rí wọn. Could there be other angels resident in your location. Tàbí ó ṣe ṣe pé àwọn áńgẹ́lì náà wà tí wọ́n gbé ní ibi tó wà ní. Appearances may be very deceptive. Èyí tó fara hàn gbà mí, ó lè ní ẹ̀sán nínú. We have always been warned that appearance can be deceptive. Nígbà tá bá ń kìlọ̀ fún akéwì tó ń fara hàn báyìí, ó lè ní ẹ̀sán nínú. Just like a stony, barren outlook. Bí agbègbè ń parí tó lókùtà. Mark mark the presence of angels in Bethel. Bí agbègbè tó ní òkúta tó jẹ́ kí a mọ àpín àwọn ángẹ́lì wà ní bẹ́tẹ́lì. A city's impressive outlook may not say much about the spiritual side. Bí agbèrè kan ti rẹwà tó tàbá wò ó, ó lè máa sọ pàtó nípa ohun tó ṣe ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ní àgbègbè nípa ìṣẹ̀lẹ̀. The fanciful architecture may not tell you what exactly is going on. Àwọn àwòrán ilé tó dára tó wù ní wò ó lè má sọ fún òun tó ń ṣẹlẹ̀ ní and so again we fall back to scripture. nípa báyìí lẹ́ẹ̀kan sí la ó tún padà lọ sí ìlú yìí. and my people perish. ètò sọ wípé àwọn ènìyàn mi ṣègbè nítorí àìní ìmọ̀. ignorance is the greatest enemy of man. àìmọ̀kọ́ òun ni ọ̀tá tó tóbi jù ènìyàn. fear is the product of ignorance. ó jẹ́ èyí tó máa ń ti inú àìmọ̀kan wá. Spiritual ignorance is a terrible thing. Àìmọ̀kan nípa ti ẹ̀bí o tún máa burú jáì. And all tragedies of human experience is due to ignorance. Gbogbo ìjàmbá tó máa ń if I really àwọn èèyàn. Àìmọ̀kan ló máa ń fà Ignorance will create all other obstacles. Àìmọ̀kan á fún kí àwọn ohun ìjáàbù mìíràn máa ṣẹlẹ̀. This is a very serious matter. Although, Ọ̀rọ̀ pàtàkì bí eléyìí. Our godless forefathers. Àwọn bàbá ńlá wa fún ọmọ Ọlọ́run. We were inspired by the devil. Èsì ló fún ọ ní ìmísí. To dedicate our land to idol. Láti fi àwọn ilẹ̀ wa jù fún àwọn òrìṣà. Our forefathers. Àwọn bàbá ńlá wa. They built altars on the land. Wọ́n kọ́ àwọn pẹpẹ sí orí àwọn ilẹ̀. For those idols and brought a covering of darkness all over the land. Fún àwọn òrìṣà wọ̀nyí wọ́n ti wá jẹ́ sí àwòdì ìṣísí òkùnkùn. Our forefathers. Àwọn bàbá ńlá wa wọ̀nyí. They have sold our land, people and inheritance. Satan. That is the truth I'm telling you now. Wọ́n ti ta ilẹ̀ wa, àwọn ènìyàn wa, àtòkò ohun ìní wa fún Sátánì. We need to break the bands of wickedness over our environment. Ó yẹ ká fọ́ gbogbo ìpèkú tí ìta tó ń bẹ lórí ilẹ̀ wa. That of why I've asked people to bring a bottle of water for water of fire for the environment. Nítorí ìdí ìlànà tó kéèyàn fọ́ mú okun amú omi wá fún àgbègbè ti àtúntò àwa nípa ìpàdé. Nothing prosperity can only take place on lands where the covering of darkness has been dismantled. Many houses they are the headquarters of Satan. Many are voting booths for Satan. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ya àgọ́ sọ́tọ̀ fún Sátánì. Many have been dedicated to the enemy. Ọ̀pọ̀lọpọ̀ ni a ti fi jù fún ọ̀tá. Certainly. In this our environment, any house that is over 50 years old, you cannot be sure what they put in the foundation of that house. You cannot be sure what they dedicated that land to society. Ẹ This is why where the environment limits our destiny. Òun rèé àkókò àti ohun tó fà á sí agbègbè bàbá wa máa ń bí sí àyẹ̀mọ́ wa. That's why before you move to a new house. Òní náà kó tó di pé ẹgbẹ́ ìṣèkà. Ọ̀wọ́ location. Tàbí agbègbè tuntun. Pray over it. Ẹ gba àdúrà nítorí rẹ̀. That your new location must be dedicated. Agbègbè tuntun rẹ̀ aláti yà fún mọ́. It must be purified. Aláti sọ́ di ọ̀tún. It must be spiritually fumigated. Nípasẹ̀ ẹ̀mí ẹ̀ láti pa gbogbo àwọn ẹ̀fọ́ sí ẹ̀mí. It must be sanctified. Ẹ̀ láti yà sí mímọ́. The territorial covenant answer must be broken. Powers that were there before you arrived must be arrested. You don't know the identity of the former occupant. You don't know the spiritual activities that took place in that house you have just rented. You don't know the spiritual configuration of the place. Ẹ You don't know the God That the person who was living the place for worship. Ẹ ò mọ irú ọlọ́run sí àwọn tó ń gbé ní tẹ̀tẹ̀ ẹ̀sẹ̀lẹ̀ ń sùn. I'm praying one prayer now. And I need a twenty-one-fold aggressive fire amen. Ìdáhùn àti àmì mọ́kànlélógún. If you are here this morning. And your dwelling place has swallowed your destiny. I command you to be vomited now in the name of Jesus. Masopani Kapanda. Nikarabo Sente Yabosanda. This is the principle. Ìlànà rẹ̀ lélẹ́ yìí behind devouring land. Ó wà ní bí àwọn ilẹ̀ tó ń pè nǹkan mi tormenting line. Àwọn ilẹ̀ tó máa ń dáni lóró. Miscarriage line. Àwọn ilẹ̀ tó ní àníbọ̀. Dispossession line. Àwọn ilẹ̀ tó ń pa àwọn òní ẹni. Killer line. Àwọn ilẹ̀ apani. Sacrificing line. Àwọn ilẹ̀ tó ń fi ní rúbọ polluting land. Àwọn èèyàn tó ń kó àbàlùbáni. Shrinking land. Àwọn èèyàn tó ń mú kéèyàn kó máa ké. Demoting land. Àwọn èèyàn tó ń rìn sílẹ̀. Backsliding land. Àwọn èèyàn tó ń mú ní tàǹdà. Scorpion land. Àwọn èèyàn tí àṣeyéke. Wall land. Àwọn èèyàn tí ìkọ̀ ìkọ̀kọ̀ polluting land. Àwọn ènìyàn tó ń kó àdàlùbá ni. Many have used their destiny. Ọ̀pọ̀lọpọ̀ ló ti lo àwọn àyànmọ́ wọn. To prepare deliciously enticing food. Láti pèsè àwọn oúnjẹ àdídùn. But the, but the environment. Ṣùgbọ́n àgbègbè wọn. The environment. Àgbègbè tí wọ́n wà. is like serving the food. Ó dàbí ìgbà tí yóò wá gbé oúnjẹ àdídùn. In a plate containing excreta and maggots nínú abọ́ oúnjẹ tó ní ìgbẹ́ àti ìsìn So they are not making more progress. Nípa báyìí àti ilé ìṣèṣiwájú kò lè ra fún wọn. Not only human beings can be sick. Kì ṣe àwọn ènìyàn kan nìkan tí kò lè ṣàìsàn. The Bible says land can be sick. Bíbélì náà sọ ilẹ̀ ó lè ṣàìsàn tàbí tó ní àdàlù nínú. Land can be sick and defiled. Ilẹ̀ ó lè ṣàìsàn tó sì ní àdàlù nínú. In the Bible. Nínú Bíbélì. All those who live in Jericho. Gbogbo àwọn tó gbé ní ìlú Jericho. Or near the city of Jericho. Àwọn tó gbé ní kòsí ìlú Jericho they suffer the consequences of a current habitation. Ràbọ̀ràbọ̀ èsì wọ́n ti sí ilẹ̀ yìí, wọ́n jẹ́ nílẹ̀. Women and animals is carried in Jericho. Àwọn obìnrin àti àwọn ẹranko ni wọ́n ní oyún oyún àná ní Jericho. It was an environmental praise. Nítorí pé ọgbọ̀n àgbègbè ni. Nothing to do with personal curses. Kò ní ṣe pẹ̀lú èdè ti àgbà. Nothing to do with the sins of their father. Kò ní ṣe nípa ẹ̀ṣẹ̀ àwọn bàbá ńlá wọn. But trouble with that present accommodation or location. Ṣùgbọ́n wàhálà náà ní ṣe nípa àgbègbè yẹn gbọ̀ngbọ̀n Go with businesses in Jericho, the businesses crumble. Àwọn tí wọ́n ní òwò ní ìlú Jericho òwò wọn ó fún un. Those in Jericho they suffer great hazard. Àwọn tó wà ní Jericho ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá ló dé bá wọn. They suffer from frequent miscarriages. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn ló ṣẹlẹ̀ sí wọn. They suffer not because they were possessed. Wọ́n jìyà kì í ṣe nítorí pé wọ́n ní ẹ̀mí òkùnkùn nínú. The problem has its origin in the location in which they were. Nínú agbègbè tí wọ́n wà yìí ni ìṣòro wọn ti ṣẹ̀ I'm going to stop here. Mo dúró níyì. And continue next time. Mo tẹ̀síwájú you mean? But the point we are making is. Mo kọ́kọ́ tí a There are things happening around us. Ṣé àwọn àkọ́kọ́ wà tó ń ṣẹlẹ̀ ní àyíká wa? That can put a person. Ó lè fi ènìyàn. Who is bright. Ó jẹ́ kó já fáfá. Brilliant clever ó ní làákàyè resourceful ẹni tó jẹ́ pé a lè sábà talented ó ní talent to trouble ó láti kí í sínú wàhálà that can talented but poor ó lè jẹ́ kó ní talent bó kó jẹ́ tálítà and it could be due to the environment in which to find himself. Ilé ìwà lè jẹ́ nítorí agbègbè tó bá There are some houses you live in. Àwọn ilé kan wà tí èèyàn máa You bring in plenty, you bring out nothing. There are some houses that are swollen houses. Àwọn ilé kan wà jẹ́ ilé tó ń pè nǹkan And when it becomes like this. you bá Rather move out. Ẹni òun láti jáde kúrò ní. Or take prophetic action where you are if you cannot afford to move out. Àbíkò pé ìpèsè ti ìṣètò wòlíì tó bá lè fò kúrò níbẹ̀. They continue with this lecture? How does one can really use a mirror? Rise to your feet up. Ìdè lórí All eyes free. Ìgbòkò ojú sì wà did. dídì. Rise to your feet. Ìdè lórí ẹsẹ̀ yìí. All eyes free. Ìgbòkò ojú wá sì wà ní dídì. One prayer. Kókó àdúrà kan. I want you to pray three times. Tí mo fẹ́ kẹ́ gbà ní ìgbà I want you to spread your arrows of prayer back to your environment, back to your place of birth, back to your place of business now. Mo fẹ́ fi ọ̀sà àdúrà rẹ kó lọ sálẹ̀ sí ti ti àgbègbè One prayer I want you to pray three times. Mo fà lóra kan tí mo fẹ́ fẹ́ gbà ní ìgbà mẹ́ta. All eyes closed. Ti kòkò ojú ọ̀rùn jíjì. Environmental witchcraft. Ìṣe àjẹ́ àgbègbè. Is that the loudest you can shout it? Ṣé kí owó ìlú sọ́kòtò mi lẹ́yìn? Assign to torment me. Bọ́yọ̀ láti to steal from me. Bọ́yọ̀ In the name of Jesus. Jesus' name we pray. This is number two. Take your mind back to where you live. Take your mind back to where you work. Take your mind back to your place of business. And now open your mouth and pray again. Jesus' name we pray. Open your mouth and pray the third time. Thank you, Jesus. Thank you, Jesus. Back to Posokondakaya Bosanda. Jesus' name we pray. Every prison yard in my environment. Kaka! In the name of Jesus. Jesus' name we pray. Environmental bondage. I am not your candidate. Pray! In the name of Jesus. Thank you. Jesus' name we pray. A louder amen. As we stretch our two hands forward, let us share the grace fellowship.